إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيباً يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها فكل فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله إننا في خطبتنا اليوم نتطرق إلى فضائل أبي بكر وعمر رضي الله عنهما وهما صاحب رسول الله صلى الله عليه وآله وسلم عباد الله إن الله عز وجل بعث محمدا صلى الله عليه وسلم هدى ورحمة للعالمين فجعل للنبي صلى الله عليه وسلم وزراء هم المجاهدون في سبيل دين النبي صلى الله عليه وسلم وهم المناوئون عنه وهم المدافعون عنهم وهم المنفقون في سبيله كل نفيس فمن هؤلاء الصحابة بل على رأس هؤلاء الصحابة أبو بكر وعمر فقد جاء في القرآن والسنة النصوص الكثيرة تدل على فل أبي بكر وعمر وقد جاء عن الأئمة بل أجمعت الأمة على أفضلية أبي بكر وعمر في هذه الأمة فقد قال النبي صلى الله عليه وسلم في الصحابة, في, في الصحابة قال خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم فهذه الخيرية للنبي صلى الله عليه وسلم والذين معهم وهم الصحابة رضوان الله عليهم وعلى رأس الصحابة أبو بكر ثم عمر ثم عثمان ثم علي رضي الله عنهم أجمعين فأبو بكر أول من دخل في الإسلام فكذلك أبو بكر هو ثاني الاثنين إذ هما في, إذ هما في الغار رغم أنوف المنافقين والملحدين الذين ينكرون وجود أبو بكر رضي الله عنهما مع النبي صلى الله عليه وسلم مع وضوح النصوص في هذا الأمر فمن فضائل أبي بكر وعمر الزهد في الدنيا ونصرة الدين وإنفاق كل ماله في سبيل هذا الدين فبعد وفاة النبي صلى الله عليه وسلم هو أول خليفة للمسلمين فقاتل وقتل أهل الردة فدافع عن الدين وكذلك أبو بكر له يد الطولة في الفتوحات الإسلامية وعمر بن الخطاب رضي الله عنه هو الثاني في, الف... في الأفضلية بعد أبي بكر الصديق رضي الله عنه فإسلام عمر رضي الله عنه نصرة للدين نصرة وتكوية للدين فقد دعا النبي صلى الله عليه وسلم دعا الله عز وجل أن يهدي أحد العمرين وهو عمر بن الخطاب وعمر بن هشام أن يعز الله بأديم الإسلام فدخل عمر الإسلام فأعز الله الإسلام بإسلام عمر رضي الله عنهم فأبو بكر وعمر من فضائلهما أن لهما سهر مع النبي صلى الله عليه وسلم فإن النبي صلى الله عليه وسلم تزوج عائشة وكذلك تزوج حفصة وهما بنت أبي بكر وكذلك لعمر بن الخطاب رضي الله عنهما فقد ظهر في الآونة الأخيرة في هذه البلدة أناس يتطاولون على أصحاب رسول الله صلى الله عليه وسلم لعنهم الله فهؤلاء الأناس فهؤلاء القوم في الحقيقة ليسوا مسلمين والله من تكلم في أبي بكر وعمر ليس من المسلمين لا من قريب ولا من بعيد فهؤلاء يجبرئون السفهاء على أصحاب رسول الله صلى الله عليه وسلم فيلفقون ويفترون على أبي بكر وعمر ويسكتون هؤلاء الصحابة ويسكتون هيبتهم المقررة في قلوب, في قلوب كل مسلم يريدون إخراج هذه الهيبة من قلوب المسلمين حتى يأتي يوما يقول أحدهم أبو بكر فيقول الناس من أبو بكر فيأتي يوم يقول أحد عمر فيقول من عمر حتى ادعى بعضهم عليه من الله اللعنة أن أبا بكر وعمر أراد أو يريد اغتيال النبي صلى الله عليه وآله وسلم فهكذا يفعلون المنافقون المشركون الملحدون الكفار فعليه من الله اللعنة فأقول ما تسمعون وأستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فún الله سبحانه وتعالى أدوك فún الله سبحانه وتعالى tó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá lọ́mọ lẹ́yìn Ànábì Muhammad صلى الله عليه وآله وسلم أيما يا من نيوس الإسلام الله سبحانه وتعالى ó rán òjíṣẹ́ rẹ̀ Muhammad صلى الله عليه وسلم pẹ̀lú òdodo àti ìmọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó wá mú àwọn ẹnìkan ó ṣà àwọn èèyàn kan ó ṣà àwọn lẹ́ṣà ó fi wọ́n rọ kíríkà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam àwọn tá ń sọ yìí àwọn làwọn tá ń pè ní as-sahaba àwọn nìyí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n jẹ́ olùdáàbòbò ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n jẹ́ olùjagun sí gbogbo ẹ̀tẹ́yẹ ni wọ́n náà sójú ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala àwọn yìí wà ní sahaba ridwanullahi alaihim àwọn nusus àwọn ayat ahadith ó wá wà ó pọ̀ gan lórí ọlá tí ń bẹ fún àwọn sahaba ridwanullahi alaihim akadíẹ̀ fún wa níbi khutba tó kọjá ṣẹwárí lórí àwọn sahaba ridwanullahi alaihim àkọ́kọ́ wọn ẹni tí fi ń lọ́lájù pẹ̀lú kó ó ní abubakar ní siddiq radiyallahu anhu lẹ́yìn ìyẹn ló kan umar bin al-khattab radiyallahu anhu lẹ́yìn ìyẹn ló kan uthman bin affan lẹ́yìn ìyẹn ló kan ali bin abi talib kó tó wá kan àwọn al-asharatul mubashirina bil janna kó tó wá kan àwọn muhajirun kó tó wá kan before fatuhu makkah lẹ́yìn ìgbà yẹn àwọn tí wọ́n gba islamu lẹ́yìn ìgbà náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òní ibn sọ yí pé ولكلهم فضل على وفضائل لكنما الصديق منهم أفضل gbogbo àwọn sọ̀hábà tẹ́ ń wò yìí gbogbo wọn ni wọ́n ní ọlá tó ní agbára àmá Abubakar ni Siddiq radiyallahu anhu wọn ni ọlá rẹ̀ gajù Abubakar ni Siddiq radiyallahu anhu ó ní àkọ́kọ́ ẹni tó gba Islam nígbà tó sì pá Nabi sallallahu alaihi wa alihi wa sallam àwọn èèyàn gbà fún ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹni tó kọ́kọ́ gbà fún ànẹ́bì sallallahu alaihi wasallam Abubakar ni Siddiq Abubakar ò fi ijọ́ kan báyìí kó fi ṣe iye méjì nípa ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam david ké níbi kí sọ al-Isra wal-Mi'raj nígbàtí ànẹ́bì lọ sí sánmà ẹlẹ́ẹ̀keje láti lọ gba ìrun wá nígbàtí ànẹ́bì dé tó pàdé Abu Jahal Abu Jahal sọ pé láti bo ó ní báyìí báyìí ni òun ṣe ìrìn àjò láti Makkah lọ sí Jerusalem láti bẹ̀rẹ̀ lọ sí sánmà ẹlẹ́ẹ̀keje bẹ̀rẹ̀ sí ní máa ṣe yẹ̀yẹ́ ó kó àwọn èèyàn jọ ó ní ẹwọ ọkùnrin yìí ìgbà tó pàdé Abubakar ní Siddiq radiyallahu anhu ó ní ọgbọ́n tó rẹ̀ rẹ̀ ń sọ ni ó ní sọ ó ní òun ṣe nǹkan báyìí òun ṣe nǹkan báyìí só ti rí pé òpò rọ́lọ̀rẹ́ rẹ̀ yìí ni ó ní tó bá jẹ́ pànàbì ló sọ o wallahi òdodo nìkan tánàbì bá sọ sallallahu alaihi wa alihi wa sallam ahada Abubakar ní Siddiq radiyallahu anhu Abubakar ní Siddiq radiyallahu anhu òun ni ẹ̀yìn òun ni ẹni tó wà pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam nínú gọ́ọ̀rọ̀ nígbàtí wọ́n fẹ́ ṣe yíjíra láti Makka lọ sí Madina tí àwọn kèfèrí tí wọ́n lé wọn láti pa wọ́n gbogbo mùsùlùmí tẹ́yẹnyẹ́ ló panupọ̀ ipé Abubakar ló wà ń bẹ̀ àyàfà àwọn kèfèrí kódà débi pàwọn mùsùlùkúnù Makka gan mọ̀ pa Abubakar àti ànẹ́bì ló wà ń bẹ̀ sallallahu alaihi wasallam torí wọ́n tọpinpin àwọn méjèèjì wọ́n lé Abubakar wọ́n lé Ànábì sallallahu alaihi wasallam àti Abubakar olólọ́fin sọ Qur'an ọlọ́ni pé illa tansuruhu faqad nasarahu Allahu idh akhrajahu alladhina kafaru thaniya ithnayn idh huma fil ghar ọlọ́ni tẹ bá lè ní ràn Ànábì lọ́wọ́ sallallahu alaihi wasallam èmi Ọlọ́run bá ti ràn lọ́wọ́ nígbàtí àwọn tó jẹ́ àwọn kèfèrí tí wọ́n lé kó nínú ìlú àwọn méjì ah annabi sallallahu alaihi wasallam àti abubakar ajima al-mufassiruna kulluhum ala anna thaniya thaniya thnayn huwa abubakar as-siddiq radiyallahu anhuma idh yaqulu li sahibihi la tahzan inna allaha ma'ana nígbà ta nabi ń sọ fún abubakar pé la tahzan má banújẹ́ inna allaha ma'ana dájúdájú Ọlọ́run bá ń bẹ wa nínú àwọn láti ń bẹ fún Abubakar Siddiq wọn lọ̀rọ̀ tí a sọ yìí ló jẹ́ kí Anas bin Malik radiyallahu anhu ó gbà látọ̀dọ̀ Abubakar Siddiq radiyallahu anhu wal hadithu fi sahih ó ní Abubakar sọ pé àwọn sọ fún Nabi sallallahu alaihi wasallam nígbà táwọn wà nínú nínú ibi tí àwọn sapamọ́ sí táwọn kìfìrí tí ń wá wọn qultu lin Nabi sallallahu alaihi wasallam wa ana fil ghar law anna ahadahum nadhara tahta qadamihi tí kan nínú àwọn kèfèrí bá ilé wo ẹsẹ̀ rẹ̀ tó bá ilé gbójú lọlẹ̀ la absorana yóò rí wa o faqal Ànábì wa sọ fún yí pé ma dhannuka ya Aba Bakrin àà kí ló dé tó ń sọ bá Abubakar Ọlọ́run wa ni ẹlẹ́kẹ̀ẹ́ta wọn kí ló ń rò Abubakar nípa ọlọ́ọ̀bá nípa bóò náà ṣe mú wa nígbà tó se pé èmi àti ẹlájọ wà ń bì ọlọ́ọ̀bá náà dẹ̀ ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ pẹ̀lú gbogbo tí ń jẹ́ rùbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala eléyìí ó ń tọ́ka lórí àwọn láti ń bẹ fún Abubakar Siddiq radiyallahu anhu àmọ́ nígbà táwọn Rawafid àwọn ọ̀tẹ́sìn Muhammad sallallahu alaihi wasallam wọ́n rí kí gbogbo àwọn fàdọ́ ìlì ó ń jẹ́ kí àwọn kò jẹ́ káwọn èèyàn inú rọ́fdù kí ní bẹ̀rẹ̀ sí ní mẹ́sí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wo àwọn nusus àwọn ayat àwọn ahadith tọ́lọ́run tí ń sọ̀rọ̀ nípa àwọn nípa abubakir ní siddiq radiyallahu anhu wọ́n bẹ̀rẹ̀ sí ní máa yọ abubakir kó ń bẹ̀ pé kìí sí abubakir kìí sí abubakir ta ló sọ pé abubakir ló wà ń bẹ̀ felix ló wà ń bẹ̀ felix kíníkà ló wà ń bẹ̀ igbá òkùnkùn bàbá sáàsọ mo fọlọ́n bí ọ sí mùsùlùmí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí mo kàn fọlọ́ bá bí ọ ìwọ tó ń dìfẹ́ndì àwọn ẹni yìí ẹ̀rù ń bà mí lórí ẹ̀rù ń bà mí lórí ẹ̀sìn islam rẹ bóòlù yóò ṣe máa takò ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó dẹ̀ sọ pé àfáwà náà ni ọmọ àfáwà náà ni ń gọwà ọ̀gọ̀wà ìnà tó bá sọnù àwa náà sọnù tẹ̀lé ni dàtò eh, ìpáfà ló sọ kí wá láwa ṣe sí àfáwà ní láìsẹ̀nsì àti mọ́ bú àwọn sọ̀hábà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam igi Ọlọ́run kó mọ bá fàyín yẹn àfáà yí tó ní láìsẹ̀nsì àti mọ́ bú àwọn sọ̀hábà tó lè máa sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà ridwanullahi alaihim igi Ọlọ́run kó mọ bá eléyò kí n sí àfá ṣe ìtọ́nù ní náà وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم لبعض زخرف القول غرورا in tọ́lọ̀ bá sọ fún ànukùnrin ẹni ẹ ọlọ́run pàwọ̀ ẹnìkan bẹ ẹ gbogbo àwọn ànábì ọlọ́run láwọn ọ̀tá nínú àwọn ọ̀tá ànábì ọlọ́run lẹni tàn sọ yìí wá àwọn tí ànábì ń fi àfdọ̀líyà arìnlẹ̀ fún tánàbì ń fi ọlá arìnlẹ̀ fún a sì ń yọ ọlákò lára wọn ó pè kí làwọn sọ̀hábà ṣe fún wa ká gbéjòkó kalẹ̀ ká kọ́ àwọn ọmọ bá mú síwájú káwọn ọmọ rẹ́rin wallahi àwọn sọ̀hábà náà fi sí èyí wallahi àwọn ọmọ jòkó síwájú lọ bá mú mú dẹ̀ mọ́ fàwọn sọ̀hábà sí ẹ̀yẹ gbogbo dẹ̀ mọ́ rẹ́rin bẹ́ fa idha ma qulta kalimatan wahidatan fi sọ̀rọ̀ kan láti lè dìfẹ́ndà àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alaihi wasallam àwọn ah, ma ní ẹ̀ àwọn àgbàlagbà ẹ̀ àwọn bàbá ẹ̀ ń bú àwọn kìníkan wallahi kò sẹ́nìkan tí ó sọ̀rọ̀ nípa abubakrin wa àyàfi kó jẹ́ pé ní ẹnkọ́ ọ̀tá ìsìlámù pọ́nbélé ni wallahi kò sí iyèméjì ń bẹ tó pé àwọn fi dìfẹ́ndì ẹ̀sìn ọlọ́ọ̀bá níjọ alorida kí ló ṣẹlẹ̀ gbà tánàbí ikú tó táwọn èèyàn kò ní ipé kò nífẹ́ ànábì sallallahu alaihi wasallam débi kí wọ́n ròyìn abúbákiri pé abúbákiri ànábì sì kú kódà ikú ànábì ò ká lára ibi tábà dé nìyẹn o ikú ànábì ò ká lára òun àti Umar àwọn méjèèjì lọ ń jà fún lórí wọ́n lọ ń jà fún khilafa billah tó bá jẹ́ kí bí

wallahi abubakir fún ọlẹ́ qatalahum abubakir lẹ́yìn pàwọn sọ̀hábà ridwanullahi alayhim ó wà nínú wọn táwọn wà of the opinion wípé ah bí akámẹ̀ tí ìbáwọn ènìyàn jà kìí ṣe pán support in tánṣẹ́ o bọ̀ká ah, ní ìsinmi àwọn kèfèrí ti ń bá wá jà lọ́wọ́ ṣe ká kọ́kọ́ fàá ní ilẹ̀ ni Abubakar ní pé wallahi tán bá mọ̀ dirham òun ó sì mọ̀ bá wọn ku a dirham péré tó yẹ kán fi ilẹ̀ nínú zakat olóhun nígbà ìntẹ́ ń yọ fáànì nẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí wa kútẹ wálẹ̀ ní yọmọ́ kò sí sí hadha abubakirin radiyallahu anhu mudafi'un lid-din abubakirin siddiq radiyallahu anhu lẹ́yìn ìgbà tí wọ́n bá wọn ahlu ridda jàtán abubakirin siddiq radiyallahu anhu wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́n wá sí ogun against kùfàr gbogbo àwọn ìlú tí wọ̀ lénìí الفضل كله يرجع الى الله عز وجل ثم لابي بكر وعمر gbogbo àwọn ìlú tàn sọ pẹ̀lú mùsùlùmí lè nìní Syria Iraq gbogbo àwọn ìlú tàn sọ yìí àwọn kírísítíẹ̀nì ló wọ́n kọ̀ntún rẹ̀ tẹ́lẹ̀ gbàtà àwọn Abubakar àti Umar àwọn ni wọ́n sí fún mùsùlùmí ní ìsinmi abẹ́ lọ́wọ́ pé Syria ìlú kíní ó ní ìlú mùsùlùmí bẹ́ẹ̀ abẹ́ kan Egypt ìlú mùsùlùmí Sham kíní kan Lebanon Palestine ìlú mùsùlùmí lánàá kèkí ń ṣe ìlú mùsùlùmí àwọn kírísítíẹ̀nì náà ń kọ̀ntún rẹ̀ àwọn Persia náà ń kọ̀ntúrò mí inú rẹ̀ Abubakar àti Umar rí wọn ni Ọlọ́run bá fi sí gbogbo àwọn ìlú yìí fún àwọn Mùsùlùmí Umar bin al-Khattab radiyallahu anhu Umar ni àwọn Abubakar àti Umar wallahi huma rọniyan ani ta'rif kò yẹ wallahi nínú ìbànújẹ́ tó ń bá ẹnu jẹ́ ni pé káwàrí pé àìsẹ̀ máa gbé kútùbà kalẹ̀ láti máa ṣàlàyé ọlá Abubakar àti Umar fáwọn Mùsùlùmí nínú tí afẹ́ ma sàlàyé ọlá tí ń bẹ fún àbúbákìrì àti umar ẹjí wá sọ fún ilé ní àsìkò ń bọ̀ wá tánì láti ma gbé kútùbà kalẹ̀ láti ma sọ lánẹ́gbà muhammad sallallahu alaihi wasallam ibi tí wọ́n ń bá lọ yìí wallahi àsìkò ń bọ̀ wá a ní láti ma sọ fáyẹ pé èèyàn ànábì lọ́lá ànábì lọ́lá lánàá abu hurairah ni lánàá abu sa'id al wọ́n ma Sahal bin Sinan Allahu akbar lánà àwọn sọ̀hábà ẹni lè ní ó di àbúbákìrì àti Umar lánà Muawiya Amr bin al-As àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lánà àwọn munafiki ń bẹ náà èmi jí ó yẹ yí pé nínú àwọn munafiki tọ́kùn rí àtàwọn èèyàn rẹ̀ àwọn kèfèrí yòókù rẹ̀ tán rí fáàsì wallahi àbúbákìrì wà mẹ́ èmi jí ó yẹ yí bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí mọ́ sọ ti kẹ́kẹ́ munafiki ń bẹ náà sàábì munafikin bẹ́ẹ̀bẹ́ munafikin bẹ́ẹ̀nú àwọn sàhábì kí ló fẹ́ gbàmí kí munafikin bẹ́ẹ̀nú àwọn sàhábì annabuwa muhammad kí làwọn sàhábà ṣe fún ọ kí náà ṣe fún ọ nínú àwọn munafiki tó rí fáà sí abubakar àti umaru ni nínú nifaki wọn ló ti mọ́ ni pé ànábì ikú wọn wá lọ ń jà só munafiki pọ́nbélélé yìí bó ṣe gbé wáyẹ bó ṣe píkṣọ rẹ̀ àmọ́ wọ́n ti fún wọ́n ti kó wa sínú ọjà kankan nínú ìlú yìí wọ́n ti gbé àwọn bàbá kankalẹ̀ untouchable àwọn bàbá èèyàn náà àwọn tó bá tó wá jáde lára àwọn bàbá yẹn náà àwọn náà ti di wọ́n ti inherit Islam Imam Malik radiyallahu anhu rahimahullah wọ́n ní kullun wa mardudun alayhi illa sahibu al-qabr gbogbo ẹnikẹ́ni lè èmi tí mo ń sọ̀rọ̀ ìwọ tó ń gbọ́ mi tó bá sọ̀rọ̀ kan tó bá takò ẹ̀sìn wọ́n kò lé ọlọ́wọ́ padà pé ìsọkúsọ ló sọ àyàfi ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam nìkan ṣoṣo Abubakar àti Umar tẹ́tí wọ́n wòye ń kọ́ o àwọn méjèèjì ń kọ́ o wọ́n tún wá ní ilé Muhammad sallallahu alaihi wasallam ọmọ Abubakar obìnrin Aisha ìyàwó ànẹ́bì ni sallallahu alaihi wasallam ọmọ Umar Hafsa ìyàwó ànẹ́bì ni sallallahu alaihi wasallam so bóò ló sọ ọmọ sọ wípé ẹ wo connection tó wà láàrin ànẹ́bí àti Abubakar bó ṣe nípa tó kí tún ka díẹ̀ nínú àwọn ọlá tí ń bẹ fún Abubakar àti Umar kẹ́ẹ̀mọ́ kẹ́ẹ̀gbẹ́gbọ́lẹ́nu ànẹ́bà Muhammad fún sallallahu alaihi wasallam ànẹ́bí ń sọ́rọ̀ jọkan sallallahu alaihi wasallam wọ́n kí wọn àṣùbá tán thumma aqbala ala an-nas bàtán kí wọn àṣùbá tán bá kọjú sáwọn èèyàn nínú masalasi faqal awani wọ́n lẹ́nìkan ó mú màálù jọ kan bó ṣe gun màálù yẹn ni ẹ ó fẹ́ mọ́ gun màálù bí ẹṣin àbí bí kẹ́tẹ́kẹ́tẹ́ màálù bá sọ̀rọ̀ ó níwọ̀n àdáwà fún eléyìí innama khuliqna lil harth in ta dáwà fún oníká máa dákò faqala an-nas àwọn yẹba ní subhanallah baqaratun tatakallam wọ́n ni àà màálù ń sọ̀rọ̀ fa inni uminu bi hadha èmi tẹ́ ń wò yìí mo nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí ana imi wa abubakirin abubakiri nígbàgbọ́ nínú tí mo sọ yìí wa umar umar ni nígbàgbọ́ kò sì sí abubakiri ati umar jòkó jọ nẹ̀lọ Ànábì dẹ́ fi ń rinlẹ̀ fún ọlẹ́yìn wọn pé ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ̀yìn sọ pé subhanallah ọ̀rọ̀ tí mo sọ yìí mo gbà abubakiri gbà umar tún gbà Ànábì tún sọ bákan náà yìí pé ọkùnrin kan dá ó ń da àwọn ẹranjọ́ kan bí kòkò kan ṣe dé bó ṣe mú kan nínú àwọn ẹran ẹniyẹn ẹni bá lé ó padà wá gba ẹran lọ́wọ́ kòkò yẹn Ànábì wá ní pé ìkòkò bá sọ̀rọ̀ ìkòkò wá ní pé èní ìwọ ń dáàbòbò wọn àbí ọjọ́ kan ń bọ̀ tó ní síbẹ̀ tí ń mú kanú àwọn kìíní àwọn èèyàn tún ní pé subhanallah adhibu tatakallam àmímọ̀ ọlọ́wọ́ bá bó kí sọ tí mo sọ yìí o nígbàgbọ́ nínú rẹ̀ Abubakar nígbàgbọ́ nínú rẹ̀ Umaru náà sì nígbàgbọ́ nínú rẹ̀ àwọn méjèèjì òdè sí ń bẹ́ ẹwọ́n tán níbi sọ nípa Abubakar àti Umaru radiyallahu anhuma ẹwà wọn táwọn kèfèrí èyẹ sọ nípa Abubakar àti Umaru lẹ́ni Ibn Umar radiyallahu anhuma wọ́n sọ̀rọ̀ kan wọ́n ni kunna nukhayyiru bayna an-nas fi zamani nabi sallallahu alaihi wasallam wọ́n ni láyé nabi a máa ń ṣẹ́sà àwọn èèyàn a máa ń sọ ìta máa sọ ní pé Abubakar thumma Umar thumma Uthman bọ́n sí mọ́ sọ lẹ́yà nẹ́bì nìyẹn wọ́n ni lẹ́yà nẹ́bì o Abubakri then Umar then Uthman ó wà nínú hadithi ah, Amr bin al-As radiyallahu anhuma ó ní ànẹ́bà Muhammad sọ pé ẹnìkan sọ fánẹ́bì sallallahu alaihi wasallam pé ayyun nasi ahabbu ilayk nínú àwọn èèyàn ta ló nífẹ̀ẹ́ sí jù wà nẹ́bì anẹ́bì wa sọ sallallahu alaihi wasallam pé Aisha Aisha ló nífẹ̀ẹ́ rijal

àwọ sọ̀rọ̀ táwọn kèfèrí èyàn sọ nípa Abubakar àti Umar gẹ́gẹ́ bẹ̀ẹ́ náà ní bẹ látọ̀dọ̀ Umar bin al-Khattab radiyallahu anhu wọ́n ni amọ́rọ̀nà Rasulullah sallallahu alaihi wasallam an natasaddaq Ànábì sọ fún ọjọ́ kẹgbẹ́ káṣẹ sọ́dákọ́ wa wafaqa dhalika indi ni ẹni níbi sí olóore wájúwájú l'Abubakar ma ń wà Umar wá ní sẹ́rẹ́ èní ìtẹ̀wà ní mo fẹ́ lípa bá Abubakar ó ní in sabaqtuhu yawman qala faji'tu bi nisfi mali owó tó wà lọ́wọ́ gbogbo tó wà lọ́wọ́ mi mo wá pín sí méjì ó wá faqala Rasulullah sallallahu alaihi wasallam ma abqaita li ahlik bá tó tó wá Eh? ó ní àbùkọ́ ìtú láhùn mìfìláhù mo pín sí méjì mo mú àfùwá sójú ọ̀nà ọlọ́ọ̀bá yáàfù yókù náà a mọ̀ mánìjẹ̀ nílé Allahu akbar Allahu akbar wa ata Abu Bakrin bi kulli ma indahu Abu bá tó wá sọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam gbogbo gbogbo owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń jọ yẹn ẹ̀pá àbákìrì tẹ̀ tún pín tiẹ̀ sí méjì um, umaru pín tiẹ̀ sí méjì àbúbákìrì kó gbọ́ ẹ̀wá ni ha hannibal ni pé famadha abqaita li ahlik kí ló fílẹ̀ fáwọn ará lé rẹ̀ ó ní abqaitu lahumullah wa rasulahu sallallahu alaihi wa sallam ó ní mo sẹ́kù fún wọn ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ ibẹ̀ náà ti rí pé á ah, àwọn ò lè lé abubakir ní Siddiq radiyallahu anhu alúmọ̀ wá

qala abubakrin ana abubakri lémi qala man tabi'a minkum al-yawma jinazatan ta ló tẹ̀lé òkú lọ sí tẹ́lẹ̀ ní abubakri ní ana èmi náà tún ni Ànábì ní pé faman at'ama minkum al-yawma miskinan láàárọ̀ yìí ta ló ti fún aláìní lóúnjẹ abubakri lémi Ànábì ní pé faman aada minkum al-yawma marida ta ló ti lọ bí aláàrẹ̀ wò lé nínú yín abubakri lémi faqala rasulullah sallallahu alaihi wasallam majtama'na gbogbo tí Abubakar ṣe yìí ẹnìkọ́ ní máa ṣe nǹkan báyìí tí ìbá ṣe kí yóò wà ní jẹ́nà àwọn sọ̀hábà gbogbo kọ́tàkọ́tà wàláhì ọmọ àlìjẹ́nà ni wọ́n Ọlọ́run sì ti jí ó nínú Qur'an ipé òun máa máa fi àwọn sọ̀hábà òun ṣe wọ́n ní ìkórira fáwọn kèfèrí tó bá ti rẹ́ nìkan tó gbé ìjòkó kalẹ̀ ìjòkó tó gbé kalẹ̀ yìí o ìjòkó yìí máa fẹnu tẹ́ḿbẹ́lú àwọn sọ̀hábà nẹ́gbà Muhammad ní sallallahu alaihi wasallam ìjòkó yìí máa fi àwọn ìwà burúkú ròyìn àwọn sọ̀hábà nẹ́bì ni àwọn ìròyìn tó ṣe pé èyàn ò lè fi ròyìn àwọn ọmọ kéwà àfáà kan tó wà ní gbó kan lè ní tí ó bá fi ròyìn àwọn ọmọ kéwà àfáà yẹn àwọn yóò gbọ́ ìkà àwọn yìí sọmọ kéwù gidi ọmọ kéwò sí ni wọ́n yìí sọmọ kéwù gidi ká máa fi rú rẹ̀ ròyìn àwọn sàhábì ànẹ́bì káwà lọ mú látòkè lókè lọ́run lọ́run Abubakar àti Umar Abubakar àti Umar Allahu Akbar wà láyìn tó panilẹ́kún jù ni ìkan nínú àwọn yìí bá tún wá ọ̀rọ̀ tó ṣe pé wallahi yìí rò bí á mùsùlùmí lè láwọ́ ó lè sọ rọrùn yẹn kí ló sọ ó ní ẹ Abubakar àti Umar àwọn méjèèjì nígbà ó ń dìfẹ́ndì kèfèrí tí ń sọ̀rọ̀ yẹn ó wá ní kíni ìbá Abubakar àti Umar àwọn méjì dáṣọ bojú níjọ́ kan wọ́n sì fẹ́ lọ assassinate Ànábì Abubakar àti Umar ẹgbẹ́ bí tẹ́tí bá délé ní tó bá padà yàwó padà gba ìrún lọ́wọ́ wa yìí mùsùlùmí ó ṣe rí kí nìyí tó máa fi ń kàrìn lára ní pé wọ́n mú bọ̀ àti bí pẹlẹbẹ láti mọ́lẹ̀ jẹ ni wọ́n mú bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó bá yá wọ́n padà máa challenge gbogbo tá ń ṣe inú ẹ̀sìn Islam sáwọn tán challenge pé Abubakar kọ́ ló wà nínú wọ pẹ̀lú ànábì tó ń tí pé gbogbo mùsùlùmí gbà bẹ́ẹ̀ ìkanu wọn wá ń sọ pé ẹ mú fọ́tò ibi tágbàkì tí wà mẹ́wàá fún mi gbà náà ẹ mú fọ́tò Abubakar wá ṣe àǹpọ̀rọ̀ tó ṣe ọ̀rọ̀ tó sọ ó ti sílẹ̀kùn ṣe kèfèrí kalẹ̀ èèyàn kíni dí ẹlùmí ọkàdé yóò ní pé èmi ò tí ẹgbà pánẹ́bì gan wà sallallahu alaihi wasallam ó yẹ mú fọ́tò ànẹ́bì wa ń fẹ́ wù tẹ́bà ti mú fọ́tò ànẹ́bì wa èmi náà gbàpó wà ẹ mú fọ́tò bá ṣe ń kírun rí wá ṣe wọ́n ránẹ́bì ń kírun fi fídíò rẹ̀ hàn mí tánẹ́bì fún ààrẹ ti kí kí n tó lè mọ kírun rẹ̀ fi fídíò umaru hàn mí kí n tó lè gbà kí umaru wà tó wà padà isa gan wà adam gan wà báyìí ẹ fọ́tò wọn hàn mí tó bá padà wáyà yóò padà ní ẹdú ẹ̀ṣọ́ ọ̀pọ̀lọ̀ gan wà báyìí ó lè fi fọ́tò rẹ̀ hàn mí nígbàtà àbá ti lè nígbàgbọ́ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ àtọ̀rọ̀ ànábì máa tàn sọ pé káàyẹ máa fi fọ́tò hàn wá mo fọ́lọ́ ń bẹ̀yìn ibò là ń lọ nítorí Ọlọ́run ọba subhanahu wa ta'ala àtún ti gbọ́ kílẹ̀ tó súlẹ̀ ní ẹ̀tún gbọ́ mi tó ráwọn èèyàn ò ṣe tá àwọn èèyàn ṣe tá pé wọ́n ti mọ́rẹ̀ nìkan gẹ́gẹ́ bí Ọlọ́run ọba tí wọ́n ń sìn wallahi ń tán ṣe nìyẹn ìntẹ́ nìyẹn bá ti sọ ó gbọ́dọ̀ o kò bá jáwọn sàábé náà faragbà yíò tí ẹ̀ símpù àti faragbà tí wọ́n bọ̀ ipá wà nígbà ní sọ̀rọ̀ ọdún ó sọ tí ó dáwó láyé láyé láyé wọn nígbà mo fọ́lọ́n bẹ̀yìn ṣé kè sí kò síjọ́ kẹta dúnwájú Ọlọ́run subhanahu wa ta'ala ni níjọ́ ta bá dúnwájú Ọlọ́run subhanahu wa ta'ala kí ni nǹkan tó fẹ́ sọ nípa iyì àwọn sọ̀hábà nẹ́bì nígbà hasina rafiqa ìwọ wá wà pẹ̀lú àwọn zanadikọ àwọn rawafid àwọn shia àwọn ọ̀tá nẹ́bì àwọn ọ̀tá àwọn sọ̀hábà ridwanullahi alayhim àwọn tí wọ́n ń pe ìyàwó nẹ́bì ló ní zina ṣàgbé dè ní ilé ni àwọn shia wọ́n ń pe ìyàwó nẹ́bì ló ní zina dè ní wọ́n dẹ̀ gbà pa nẹ́bì ìṣàbùsí nítorí pé jẹ́yàwó rẹ̀ ni kò wá lẹ́kọ̀ọ́ mà débi pé nínú àkídà àwọn shia dè ní ilé ni oní pé tí máàdì àwọn bá dé yóò lọ síbi tí wọ́n sin aisha sí yóò sì wú aisha dìde yóò jí wọ́n wà lẹ́kọ̀ọ́ pápadà hadi yakọ́ ìlú ẹni ìdẹ̀ tó ti lámọ́lẹ̀ fún ààrẹ ó ní ṣíyà alì ní mí kí ló kù tó ń wá mẹ́ kó ní ṣíyà alì lòun tẹ́nìkàbá ń ṣíyà lò ẹ̀yìn tó sọ nípò ní ṣíyà alì òkè ṣe ṣíyà Abubakar wà ṣe ṣíyà Umaru wà ṣe ṣíyà Uthman wà ṣe ṣíyà Zubairu wà wà ṣe ṣíyà mọ̀ wọ́n rí o láyé Ali bin Abi Talib àlíjọ́ wọn náà ni nígbàtí wọ́n sọ fún Ali pé antal ilah wọ́n ni wà Ali ìwọlọ́lọ́run wo Ali amara bihim fa ahraqahum Ali ìjọ́ wọn náà ni èyí tó jọ́gá àwọn Abdullahi bin Saba ò sálọ ọwọ́ Ali ò padà bá má so àwọn ṣíyà yíò ń kọ́ wọ́n gbà pé Qur'an muharraf Qur'an yóò pé Qur'an àwọn sọ̀hábà ti yọ nǹkan wọ́n ma ń káyà Kùrán tó ma ń káyà Kùrán inna Allaha ya'murukum an tadhbahu baqara ọlọ́run payín lásẹ̀kẹ́ pa bákọ́rọ nínú Kùrán wọ́n ni albakọ́rọ tó Aisha wọ́n ni bákọ́rọ tẹ́wọ̀n Aisha lọ́lọ́ ni ẹ̀pá ń bẹ̀rún wọ́n láwọn sọ̀hábà change Kùrán gbogbo tó bá ti lo aláyà nínú Kùrán wọ́n ni aliyu ló wà tó bá ti rẹni tí bá ti ń sọ pé Ali òun ló yẹ kó jẹ khalifa lẹ́yìn ànábì Muhammadu ọ̀gá ṣíyà ni alhamdulillah láwùjọ wa ọlọ́sí ṣàánú wa kò sáburú àwọn ṣíyà láwùjọ wa taburú àwọn ṣíyà ìbá wà ní tó bá báwọn ṣíyà sí jẹ́ ni ó kórìíra wọn gan lọ́wọ́ tó bá ń ṣejọ aṣúra àbí tó bá ń ṣejọ taṣọ àwọn tó bá ń sára wọn ládàá ìgbà ló mọ̀ pé ah eléyìí ń YouTube gbogbo ó dúdú lọ bá ibi ni tama ma amanu mẹ́nu nínú ẹrọ̀fọ̀ tá ma gbára ọláyà tá ma pariwo tá ma sé pẹ̀lú Abubakar àti Umar débi pé Abululu pa Umar won ma ń sọdún rẹ̀ dì ni ni Iran awon Ṣíyà inu ma ń dùn gẹ́gẹ́jọ́ tó pa Umar nìyí sẹ́mọ́tọ́ tó wọ́n pàjọ́ ẹ̀ ni won ni ìjọ tó pa Umar rẹ̀ ọlọ́wọ̀ ki nko kọ ẹ̀sẹ̀ kankan lẹ́jọ kankan gbogbo ma gbogbo ni ẹ̀ka kọ́ jù àti jù sínú gbogbo báyìí wọ́n ti ń bájà lọ́wọ́ a sọ mi lọ́la a padà jí oyin wọn pé Abubakar gan ẹ̀rùmọ́rù gan kèfèrí ni wọ́n wọ́n iṣẹ́ mùsùlùmí gbàtà tí ń ròyìn wọn pẹ̀lú pé wọ́n lọ ń jà sí khilafa wọ́n sàbò sí Ali Ali ló kọ́ khalifa o Umar wa sáré lọ bí àti Umar wa sáré lọ gba khilafa yẹn kí ní àkẹyẹ kan wá fòkó ànábì ilẹ̀ ìgbà wo so an Allah subhanahu wa ta'ala Allahumma alayka bi haula al اللهم عليك بهؤلاء الزنادقة اللهم أرنا فيهم عجائب قدرتك اللهم فإنهم لا يعجزونك اللهم أرنا فيهم عجائب قدرتك اللهم دمرهم اللهم دمرهم اللهم شتتهم اللهم ثبتنا على الإسلام اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك